السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا الله تعالى واشكروه على نعمه العظيمة الجزيلة لقد من الله على المؤمنين <clears throat> إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين فمن نعم الله علينا أن أرسل إليه إلينا رسوله الكريم ونبيه المصطفى المرسل إلى, إلى, إلى الناس أجمعين وبلغ البلاغ المبين وأدى الأمانة إلى الناس أجمعين فمن وصية النبي صلى الله عليه وسلم وخطبه التي ينبغي على المؤمنين أن يأخذوا منها الدروس والعبر خطبة حجة الوداع للنبي صلى الله عليه وسلم وقد خرج رسول الله صلى الله عليه وسلم لحجة الوداع في الخامس والعشرين أو الرابع والعشرين من ذي القعدة من السنة العاشرة للهجرة فخطب الناس في حجة الوداع ثلاثة خطب وتضمنت هذه الخطب التأكيد على أمور مهمة وقرر فيها قواعد الإسلام ومجامع الخير ومكارم الأخلاق بكلمات بالغات وعظات نافعات ممن أوتي جوامع الكلم رسول الله صلى الله عليه وسلم فهذر وحرم على المسلم دم أخيه وبين حرمته فقال صلى الله عليه وسلم إن دماءكم وأموالكم حرام عليكم كحرمة يومكم هذا في شهركم هذا في بلدكم هذا عباد الله ومما قرر رسول الله صلى الله عليه وسلم في هذا الموضع العظيم الذي كثر فيه المسلمون يشهدون رسول الله صلى الله عليه وسلم حرم عليهم مال غيرهم حرم عليهم مال الغير إذا كان عن ربا أو عن الظلم فقال رسول الله صلى الله عليه وسلم من كان له مذلمة لأخيه فليؤده إليه قبل أن لا يكون دينار ولا درهم فحذر رسول الله صلى الله عليه وسلم من أكل الربا وأكد وجوب الاعتصام بكتاب الله وأنه طريق للهداية وطريق للنجاة وقال رسول الله صلى الله عليه وسلم قد تركت فيكم أمرين ما إن تمسكتم بهما لن تذلوا بعدي أبداً فيا رعاكم الله يا معشر المسلمين أوصى رسول الله صلى الله عليه وسلم بفرائض الإسلام كالصلاة والزكاة والحج وغيرها ونصح المسلمين بحسن الخلق ونصح, <clears throat> ونصح الزوج بحسن المعاشرة مع الزوجة فمعشر الكرام ينبغي علينا أن نتبع سبيل المصطفى ونتبع آثاره ونتمسك بما أوصانا به أرقف الله سبحانه وتعالى عليكم كيات جلوبا كما با نبي محمد صلى الله عليه وسلم وعلى ليره àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tí ó ma tẹ̀lé ìlànà rẹ̀ títí sí ayé òní fi jáyímá ibádallá ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala orí rẹ̀ pọ̀ lórí wágán àánú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó sì pọ̀ kò sí ká inú orí tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ṣe fún wa òun náà ni pé àmà ti ganu ọdún yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ibadallah tó sì pòhun náà na kàpòhun ó sọdún ó ti wà nínú

yatlu alayhim ayatihi Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ń sọ pé yóò máa ka àwọn àmì Ọlọ́hun Ọba fún wa wa yuzakkihim yóò máa rìn wọ́n yóò máa fọ̀ wọ́n mọ́ wa yu'allimuhumul kitaba wal hikma yóò máa kọ́ wọn ní tírà àti súnnà rẹ̀ súnnà tó jíṣẹ́ rẹ̀ wa in kanu min qablu kódà bó ṣe pé títẹ́lẹ̀ o la fi dalalin mubin inú ànù tó hàn gẹ́rẹ́ làwọn ẹni yíwa ibára Allah orí Ọlọ́hun tó gajù lórí wa nìyẹn nípa jẹ́kẹ́ nínú olùtẹ̀lé annabi sallallahu alaihi wasallam nínú umam nínú umma tó ṣe pé òun ni umma tó ga jùlọ òun ni umma tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tí ó ti síwájú lójọ́ ọgbẹ́ndé látara oore yìí òun náà ni annabi wa sallallahu alaihi wasallam ló fi wá gbà wá ní àwọn amana olówó iyebíye ó sì sọ fún àwọn ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ tó ṣe pé annabi sallallahu alaihi wasallam bẹ̀rẹ̀ pẹ̀lú pé níbi hajjatil wada annabi sallallahu alaihi wasallam hajji ta nabi sallallahu alaihi wasallam fi dágbére hajji annabi sallallahu alaihi wasallam ta nabi fi ń dágbére fáwọn musulmi pé la'alli la alqakum ba'da amikum hadha bóyá ní pàdé yín mọ́ lẹ́yìn ọdún yìí so annabi sallallahu alaihi wasallam sọ fún àwọn èèyàn pé bóyá ní pàdé yín mọ́ lẹ́yìn ọdún yìí annabi wọn sọ fún wọn pé kí wọ́n tẹ́tí isma'u ní pé gbọ́ annabi sallallahu alaihi sọ pé ya ayyuhan síwájú kó tó ṣe pé wọ́n kó ìmọ̀kúnlẹ̀ ibadallah nasiha nabi sallallahu alaihi wasallam fún aliléyò ká wá ìmọ̀ ká jẹni tó ṣe pá ma wá ìmọ̀ ìsìn Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala kó má ṣe pé àìmọ̀kálá ma fi sin Ọlọ́hun Ọba tí ó ṣe pé yàn sọ pé òun sin Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ni ìsìn sin Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ni ibadallah nínú wasiyyar nabi sallallahu alaihi wasallam níbi hajjatil wada' tí annabi sallallahu alaihi wasallam tún gba àwọn sahaba ní mana tá nẹ́bí sallallahu alaihi wasallam sọ̀rọ̀ sí ọ̀gọ̀rọ̀ wọn gbogbo wọn náà wá látorí sírísí ayé torí pé Ọlọ́run bá subhanahu wa ta'ala ti ṣe fatihu fa nabi Ọlọ́run bá ti ṣe fatihu makka fún Ọlọ́run bá sọ pé inna fatahna laka fathan mubina ìdá nabi sallallahu alaihi wasallam a ti fún ọ ní victory victory tó hàn gẹ́rẹ́ lẹ́yìn bàtọ́ Ọlọ́run subhanahu wa ta'ala ṣe lè fa nabi annabi sallallahu alaihi wasallam kó àwọn sahaba ní àmáyé wọn wọn lọ sí makka láti lọ sí hajj anábi sallallahu alaihi wasallam wá sọ ilé fún wọn láyé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lànàbí sallallahu alaihi wasallam ti ń ṣe wá sí fáwọn sọ̀hábà tó sì ń sọ fún wọn pé kí wọ́n gbọ́ kán sì dìmú àwọn nǹkan tó ń sọ fún wọn yóò anábi ní kan wá ìmọ̀ kí wọ́n di ìmọ̀ mú bákan náà anábi sallallahu alaihi wasallam bi wọn anábi ní ayu yawmin hadha anábi ní ọjọ́ wo ni so wọ́n sì ń dá sallallahu alaihi wasallam ń lóhun pé a ah, ọjọ́ ìwọ ni nínú ìlú èwọ̀ nínú àwọn a oṣù ẹwọ̀ annabi sallallahu alaihi wasallam sọ fún wa pé bí ẹ̀jẹ̀ musulmi náà ṣe rí ni ẹ̀wọ̀ ibadallah wasiya annabi sallallahu alaihi wasallam lélẹ̀ nípa ẹ̀mí musulmi annabi ni inna dima'akum ṣe rí ẹ̀mí wa amwalakum àti dúkìá yín haramun alaikum èwọ̀ ló jẹ́ fúnra yín èyí kan lọ kówó musulmi àbíkíyàn jàmbá rẹ̀ àbíkíyàn jàmbá ẹ̀mí musulmi àbíkíyàn kópa lára bá anábi ni ka hurumati yawmikum hadha so gẹ́gẹ́ bí ọjọ́ ìbó ṣe jẹ́ ìwọ̀ náà ni fi shahrikum hadha nínú oṣù yína tó jẹ́ ìwọ̀ fi baladikum hadha nínú ìlú yína tó jẹ́ ìwọ̀ so anábi sallallahu alaihi wasallam kílọ̀ fún wa nípa ìmá tẹ̀jẹ́ àbí ìmá gbẹ̀mí mùsùlùmí àbí ìmá nílára àti ìmá gba owó rẹ̀ lọ́nà àìtọ́ anábi sallallahu alaihi wasallam kílọ̀ fún wa kódà anábi sallallahu alaihi wasallam tún sọ débi pé man kana lahu mazlamatun li akhi ẹn tó bá ṣe pó lábòsí tó ti ṣe fọ́mọ ya rẹ̀ falyuaddihi ilay kó tètè dá padà fún qabla an la yakuna dinarun wala dirham kó tó ṣe pé kò ní sí dínárù àti dirham ma tó bá ṣe pó ní iṣẹ́ dáadáa wọ́n múnú iṣẹ́ dáadáa rẹ̀ ni tí ó bá wá ní iṣẹ́ dáadáa inú aburú ọmọ ya rẹ̀ ibẹ̀ wọ́n ti wá kó wọ́n wà rú lé lórí ibadallah nabi sallallahu alaihi wasallam kìlọ̀ fáwọn sahaba nípa eléyìí bákaná ibadallah anábi sallallahu alaihi wasallam ó tún gba àwọn sọ̀hábà níyànjú nípa ìmá bá wọn yàwó wọn lò anábi ni istawusu bin nisa'i khayra ẹ máa ṣe dáadáa sáwọn obìnrin o anábi ni istawusu bin nisa'i khayra nínú ẹgbàwá mi anábi ni fattakullaha fin nisa anábi ni ẹpáyà ọlọ́wọ́ bá nípa àwọn obìnrin fa innakum akhadhtumuhunna bi amanillah torí pé ẹ mú wọn pẹ̀lú trust Ọlọ́run Ọba náà lẹ́fi mú wọn lẹ́fi mú wọn sábẹ́ yín so anábi sallallahu alaihi wasallam sọ ilé anábi ni wastahlaltum furujahunna bi kalimatillah ọ̀rọ̀ Ọlọ́run Ọba náà lẹ́sì jẹ́ kán tọ́ fún yín láti fi súnmọ́ walakum alayhinna anábi wọ́n sọ pé ẹ̀tọ́ tí wọ́n ní wọn ò gbọ́dọ̀ tẹ́lé yín ẹni kankan tẹ́ kórìíra ìwọ obìnrin sún gbọ́ wàsíyà tí annabi sallallahu alaihi wasallam fún ọ̀nà yẹn ní gbogbo ẹni tọ́kọ rẹ tó bá mọ̀ pọ́kọ rẹ ò ní sí kò tẹ́lé rẹ ẹni tó mọ̀ pọ́kọ rẹ ò ní sí ẹni báyìí ló wá jẹ́ kó wọlé mi obìnrin gẹ́lá o kò sí pé ọkùnrin wọlé obìnrin tọ́kọ ò so obìnrin gala tún sọ pé ah, ó wá jí kí lágbàjá wọlé mi so annabi sallallahu alaihi wasallam sọ pé ẹ̀kọ́ tí ọkọ tó ní lórí ìyàwó rẹ̀ ni o annabi sallallahu alaihi wasallam ó sì gbà wọ́n yànjú ó ní wọ́n dá látara igun tó fa innahunna khuliqna min ad-dil'i annabi ni wọ́n dá wọn látara àwọn igun aya ni ibi tó sì wọ́jù náà ti dá wọn téèyàn bá fẹ́ straighten rẹ̀ yóò kán téèyàn bá dẹ̀ fílẹ̀ yóò mọ̀ bẹ ní wíwọ́ bó ṣe wọ́ bó ṣe wà náà ni anábi ni fastawsu bin nisa'i khayra anábi ni ẹ máa ṣe dáadáa sáwọn obìnrin o bákan náà ibadallah anábi gbà wá níyànjú nípa àwọn alámọ̀rí jahiliya kágbèjù sílẹ̀ àwọn so anábi ni ala kullu shay'in gbogbo nǹkan pátápátá min amril jahiliya ti nínú alámọ̀rí jahiliya tahta qadamayi ó ti wà lábẹ́ ẹsẹ̀ mi gbọ́dọ̀ padà sí máa nínú pé kíyàn máa fi ìrànyà kíyàn máa fi ṣe fáàrí nínú àwọn àwà burúkú táwọn lárúbáwá máa ń ṣe ìbádàlá anábi sallallahu alaihi wasallam gbà wọn yànjú pé kan fílẹ̀ ní pé kan má padà sí má máa fi ìrànyà ṣe fáàrí gbogbo àwọn nǹkan tó máa ń ṣe nígbà jahiliya tó sì pé ó sẹ́rí wọn kó lórí ẹ̀sìn <clears throat> gbà wọn pẹ̀lú pé kí wọ́n ṣe àwọn nǹkan anábi ni ittaqullaha rabbakum ẹ páyà ọlọ́run olúwa yín o wa sallu khamsakum ẹ máa kírun márùn yín wa sumu shahrakum ẹ sì máa gbàwẹ̀ yín wa addu zakata amwalikum ẹ máa pé zaka owó yín wa ati'u dha amrikum ẹ máa tẹ̀lé ẹni tó bá ṣe pé olórí yín ni tadkhulu jannata rabbakum ẹ aljanna olúwa ibadallah bákanáà nabi sallallahu alaihi wasallam ó tún kẹ́ nípa nígbé à ní ẹgbọ́rọ̀ ma gbọ́rọ̀ sí olórí lẹ́nu ni anábi ni ẹ ma gbọ́rọ̀ sí olórí lẹ́nu kódà kò bá sí pé ẹni tí wọ́n fi jẹ olórí lẹ́yìn lórí òun náà ni ẹrú ẹrú dúdú tó sì pé eyín rẹ̀ ti já kalakala anábi sallallahu alaihi wasallam sọ ilé so ibadallah nínú àwọn nǹkan òun náà ni pé kí wọ́n tẹ́ sí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ká àti kí wọ́n rọ̀ mọ́ tírà Ọlọ́run Ọba àti súnnà òjíṣẹ́ rẹ̀ kí wọ́n rọ̀ mọ́ tírà Ọlọ́run Ọba àti súnnà òjíṣẹ́ rẹ̀ àwọn nǹkan méjèèjì ni wó fìlà kódà Nabi sallallahu alaihi wasallam sọ pé wa innahuma la yaftariqa àwọn níbi àbàtà so Ànábì sallallahu alaihi wasallam sọ fún àwọn sàhábà pé ibi àbàtà wọ́n ti padà wá bọ́hun pẹ̀tọ́ ẹni tó bá dúró lórí tírà àti súnnà Ànábì sallallahu alaihi wasallam yóò wá bá Ànábì níbi àbàtà ẹni bá sì yapa súnnà Ànábì sallallahu alaihi wasallam àwọn màláíkà wọ́n lè kún bí àbàtà bó ṣe wá ní ibadallah Ànábì wá ní àkíkán lé wọn فلا حول ولا قوة إلا بالله عباد الله بكنا النبي صلى الله عليه وسلم أنا بيقبا وانيجو nípa pé ká máa mójútó irun ká máa kírun irun márààrún sannabi sallallahu alaihi wasallam gba àwọn musulmi níyànjú níbi kútùbà rẹ̀ kí yà jẹni tí ó máa kírun ibára Allah àwọn musulmi ń fi irun rárẹ̀ ọdún látún ṣe tán yìí ẹlòmí excuse pé ń sọdún yẹn kò ní kírun fọ́lọ̀ ọba subhanahu wa ta'ala ibadallah kò sígbà tí kó lè dé o tó bá sì ti dé ibadallah kò sí pé yẹn padà máa walan yu'akhkhira Allahu nafsan idha jaa ajaluha wallahu khabirun bima ta'malun bákan náà annabi sallallahu alaihi wasallam lẹ́yìn gbà tí annabi wá sọ gbogbo eléyìí annabi wá sọ pé ala annabi wá bí wọ́n pé sẹ́yìn ti jíṣẹ́ bí fún yín

wa atmamtu alaykum ni'mati òní náà ni mo pé ẹ̀sìn yín fún yín mo sì pé ìdẹ̀ra mi lé yín lórí wa raditu lakumul islam dina bẹ́ẹ̀ sì ni mo sì yọ́nú sí islam fún yín lẹ́sìn barakallahu li wa lakum fil qur'an al wa nafa'ani wa iyyakum bima fihi min al wa dhikri al aqulu qawli hadha الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين عباد الله We are in the, in the best of days the days that Allah subhanahu wa ta'ala have mentioned that they are ayyaman ma'dudat they are a short number of, a short number of days and in some other places Allah refer to them as ayyaman ma'lumat About Allah it is a great favor from Allah subhanahu wa ta'ala that we witness this year's Eid again wallahi it is not with our wisdom and it is not with our wealth neither it is neither it is it by our intelligence but rather it is a favor from the favors of Allah and the favors of Allah subhanahu wa ta'ala continue to descend upon us every second of our life as long as we breathe the favors of Allah subhanahu wa ta'ala upon us are immense Wa تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ If you were to count the favors of Allah, you would never be able to list them all innal insana ladhulumun kafar indeed mankind is an oppressor and ungrateful ibad allah in this great moment in, in this time that is similar to our time during the time of the prophet sallallahu alaihi wasallam when the prophet was making his hajj the prophet sallallahu alaihi wasallam delivered so many uh, words of advice and he gave sermon to the believers and in these sermons there are great lessons in it for us that when we implement it in our lives, we will find them to be, we find, we will find them to be beneficial. And they are encompassing of all the aspects of our, of our life. One of the first things that the Prophet ﷺ warned against in his Hajj, in his khutbah of Hajj, the Prophet ﷺ warned against shedding the blood of a Muslim. The Prophet ﷺ equated the impermissibility to the sanctity of the day they, they were in and the sanctity of the place Mecca and the haram that they were in and the sanctity of that month. Ibad Allah, it is impermissible to shed the blood of a Muslim. It is impermissible to harm a Muslim. But Ibad Allah, one of the signs of the hour, as the Prophet sallallahu alaihi wasallam, is al-haraj. Al-haraj is death, is killings. The one who is killed will not know the reason why he was killed. And the one who killed will not even know the reason why he killed. فَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ This is, the, the life of a Muslim has become useless today. Muslims kill one another. Why the Prophet ﷺ has warned us from this, about Allah. From the things that the Prophet ﷺ mentioned. And he advised us with in this khutbah. The Prophet ﷺ, he advised us with salah. The Prophet sallallahu alaihi wasallam advised us with salah, praying, and giving in zakah, and fulfilling the right of Islam. About Allah, from the things that the Prophet sallallahu alaihi wasallam advised us with is knowledge. That we should seek knowledge before it is taken away, and knowledge is taken away by the death of the scholars. Up to up until a point that a time will come on this earth People will not know anything of Islam again except La ilaha illallah. There will come a time on earth, there will be no knowledge on the earth again, and people will not know anything of Islam again except La ilaha illallah. About Allah, that time is approaching us. Let us seek the knowledge of Islam. Let us worship Allah upon, upon knowledge and not upon ignorance. About Allah, from the things that the Prophet ﷺ advised with is goodness to our wife. Fear Allah regarding your wives. Fear Allah regarding your wives. Fear Allah regarding your wives. That is how the Prophet sallallahu alaihi wasallam repeated it. They are weak creatures of Allah. They were created from the ribs. And the most curved part of the ribs is the uppermost part of the ribs. If you leave it, it will remain curved. And if you try to straighten it, you will break it. And breaking it is divorcing them. About Allah, fear Allah regarding your wives. Be good to them. Relate to them in the best of manner. Because you took them with the word of Allah. You took them with the word of Allah. And they became permissible to you with the word of Allah. So fear Allah subhanahu wa ta'ala. Istawsu bin nisa'i khayra. This is what the Prophet sallallahu alayhi wa sallam said about Allah. The Prophet sallallahu alayhi wa sallam advised us in his khutbatul hajjatil wada' to avoid oppression. الظلم ظلمات يوم القيامة عباد الله الظلم ظلمات ظُلُمَاتٌ بَعْضُهَا فَوْقَ بَعْضٍ The Prophet wasallam warned us against oppression in whatever form. And he told us that whoever you have oppressed, return it to that person in this life before there is no dinar or, dinar, uh, or dirham again. And you are going to pay it with your good deeds. About Allah, from the things that the Prophet wasallam warned us against is the affairs of Jahiliyyah. Involving ourselves in the affairs of Jahiliyyah, boasting with our lineage, boasting with our family man batta'a amalu, lam yusri' bihi nasabu whoever is delayed by his actions his lineage will never hasten him ibad allah allah subhanahu wa ta'ala says inna akramakum 'inda allahi atqakum the most noble of you with allah are the most pious allah subhanahu wa ta'ala inna Allah la yanzuru ila suwarikum walakin yanzuru ila a'malikum Allah subhanahu wa ta'ala does not look at, look at how you look like, whether you are black or white or brown or yellow. What Allah subhanahu wa ta'ala is concerned with is your action. About Allah, the Prophet sallallahu alayhi wasallam advised us with listening to our leaders. With listening to our leaders, cooperating with them, praying for them, and not going against them. About Allah, people are impatient today. The, the most little of thing, they will cause their leaders. They will, they will curse the country, they will curse their leaders. And they see those who pray for the leaders as though they have betrayed the Muslims. No, those who pray for the leaders are the true Muslims, ibad Allah. They are those that follow the sunnah of the Prophet sallallahu alaihi wasallam. What the Prophet sallallahu alaihi wasallam advised us with is to pray for the leaders. You pray for them all the time. You listen to them and you obey. Madam, you umar بِمَعْصِيَةِ As long as they do not command of disobeying Allah subhanahu wa ta'ala about Allah, from the things that the Prophet sallallahu ﷺ advised us with, is that we should stick to the Quran and the Sunnah. The Prophet sallallahu ﷺ said, I have left two things for you. If you hold on to them, you are never going to go astray again. And that is the book of Allah and my Sunnah. The Prophet sallallahu ﷺ told us this. That is where our success lies, about Allah. That we stick to the, to, to the Quran and we stick to the Sunnah of the Prophet. And when the Prophet ﷺ has given so many other advice that this, uh, this short time cannot give us the opportunity to read everything, the Prophet ﷺ now asks them, Have I not conveyed to you? Have I not conveyed what Allah subhanahu wa ta'ala sent me to you? They said, Yes, you have conveyed the messenger of Allah. Then the Prophet ﷺ said, Oh Allah, bear witness about Allah. The Prophet has conveyed. The Prophet has conveyed. what is left is فريق في الجنة وفريق في السعير اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولي ومولاها اللهم أحسن لنا ديننا الذي هو عصمة أمرنا وأحسن لنا دنيانا التي فيها معاشنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم أمنا في أوطاننا اللهم انصر ولاة أمورنا اللهم اهدهم إلى البر والتقوى اللهم ارزقهم بتانة صالحة ولا تكلفهم إلى أنفسهم طرفة عين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد